محمد رسول الله يا الله صلاة ربي سلام ربي على صاحب الجلالة لأن في الذكر وفي الليالي وفي النهار

وشدة الأسر عاشورا وفرة اليسر عاشورا وعقبهم بينهم بكي تعالى المال والمال سيما ويلعب الله الشيطان على النفوس وبارك الله Oh, yeah, yeah. fẹ́ torí bá ti fẹ́ adájọ́ ọjọ́ pé adájọ́ ọjọ́ wá pé apèèyàn wọ́n dá wa lóhùn apàwọn èèyàn wọ́n dá wa lóhùn ọlọ́run fi kẹ́kẹ́ disappointi wa ọlọ́run fi kẹ́kẹ́ tí mọ́ dàbí aburú disappointi wa ọ̀dá ni ká kí ọlọ́run kú ṣe o èyí tó dá bẹ́ẹ̀ òun náà ni ká kí ọlọ́run kọ́lọ́run ṣe é alhamdulillah alhamdulillah ṣe ká lọ́wọ́ ní استحلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله ولولا إذ دخلت جنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا ẹ bá débi tó tẹ́ lọ́rùn orí ìyàwó rẹ̀ nú rẹ̀ dùn tèmi náà mo fẹ́ obìnrin tí ọgbà yìí tó báyìí tèmi náà mo lọ́kọ orí eléyìí mímínà lọ́mọ mi nígbà yìí tó parílé kí ó parílé ìwé nígbà sàádà lọ́mọ mi gba dọ́kítọ̀ mímínà mú ní ilé iṣẹ́ yìí kọjá mi ti ń tà yìí ìtọ́dá ní kọ́ sọ pé máa ṣá àbúrú láàrúwájá ìlà àdìpá ìjájọ ìjọmọ́ lórí jẹ́ ogún mẹ́ta Masha Allah la quwwata èèyàn ní nǹkan lórí tó dùn máa pẹ̀lú ọgbọ́lọ́m orí náà ní kí ìbànújẹ́ ọlọ́run ní sọ́dún kó kí ìbànújẹ́ fún àmín ní a dájọ́ sọ́nà tó ń fẹ́ ṣe àrífẹ́ tó tóbi ọlọ́run síwájú ọlọ́run nítorí pé àdísì ọkùnrin sí wọ́n yá yámúnà adam ó pè wọ́n máa nábi adam ń tàtòrí ìlú wọ́n fẹ́ nǹkan wàhálà orí èmi ọlọ́wọ́n bá náà ń fẹ́ èmi ń fẹ́ mi ìwọ́n fẹ́ nǹkan èmi náà fẹ́ mi lọ́tọ̀ ń tàtòrí ìlú ìwọ́n fẹ́ nǹkan kan wàhálà orí lọ́tọ̀ tí ó jọra wọn tí o bá wá tẹ̀lé tọlọ́run tó bá tẹ̀lé ìyìn ọlọ́run lórí tèmi nídìí tó ojú tèmi títì ẹlẹ̀ fún ọlọ́run àtẹ́tùkà mímọ́ tòrò èmi ọlọ́run ọba ò fún ọ nínú tí wọ́n fẹ́ kìí ṣe gbogbo ẹ̀ mímọ́ tòrò nínú tó fẹ́ àmọ́ tó o bá tẹ̀lé mi tó o ṣagídí nínú tẹ́mi ọlọ́run bá fẹ́. àti àtúkà mi máa fi máa tù. ìtọ́ ọbẹ̀ yẹn màá fún ẹ lóòótọ́ màá wá fi ṣàdánwò màá tẹ̀ ẹ́ láàmú. fi máa tù yẹ. nínú tó o fẹ́ yẹn. kó dààmú bá ọ lórí tó o fẹ́ òun kó dààmú. màá kó dààmú bá ẹ lórí tó o fẹ́. wọ́n kó lórí ìlànà òun gbogbo tó o bá wá lọ tó o bá wá bọ̀ kò wá ní jẹ́ sí nǹkan tó o fẹ́ bí èsì pé tèmi ọlọ́run bá fẹ́ yìí. èmi ọlọ́run yóò sọ kò jẹ́ pé wàá wá dájọ́ ìyàwó sọ́nà àṣà àkọlẹ́tà mi àbíkọ́lọ́mọ wọ̀ nítorí nǹkan méje làá fi ṣèlọ́wọ́ nǹkan méje làá fi ṣèlọ́wọ́ àkọ́kọ́ ẹ̀mí wa tá ní ọlọ́run ọ̀gá ọ̀gá ló ní àlàáfíà wa tá a fẹ́ fi ṣe nǹkan oṣù kan ọdún kan níjọba adájọ́ èyí tí bàbá ń sọ fún ní bàbá wa gbà ọ̀sẹ̀ yìí wọ́n ní ó dá ọgbà ìtòsù méjì àbí mẹ́ta ní ọ̀rọ̀ ọjọ́ yìí pẹ́ ọkọ̀ tí ẹ̀sẹ̀ kú lójúmọ́ àwọn èèyàn kú lójúmọ́ wọ́n kú lójúmọ́ àwọn ẹ̀sẹ̀ kú lójúmọ́ yìí gbogbo ọkọ̀ a ní ìdí ẹ̀mí kámọ́tì ní ìjọ ìnáwó a ní ìjìnlẹ̀ àlàáfíà ọdún méjì méjì ọjọ́ ta mẹ́lù gẹ́gẹ́gẹ́gẹ́ ta ní ọlọ́run wákàlọ́jọ́ kò sí àràtọ́kọ̀ òde fi ọjọ́ náà tí gẹ́gẹ́ ọba sẹ́mí rẹ tí ó sùn láfíà rẹ tọ́lọ́m bá fi nǹkan sí ọjọ́ náà kọ́ ọjọ́ kan lọ́jọ́ gbogbo àwọn fìnà ìnáwó sílẹ̀ jọ náà ìgbésẹ̀ wọ́n àwọn náà ti jáde alọ́wàs àwọn olùpàkúrù lọ́dọ̀ àwọn òbí wa àwa lọ sí orílẹ̀ ajégúnlẹ̀ ajégúnlẹ̀ ọmọ kẹgbà wíyẹ̀ rí wọ́n ní àbá ọ̀pá bàbá ara rẹ̀ àti òkú báyìí tá a fẹ́ bẹ̀rẹ̀ ìkórọ̀lẹ́ àfikiri lè gbígbégbé gbogbo rẹ̀ mìí nǹkan ti jọ́nà àbí nǹkan òsè kásé ọdún mélòó ọdún mẹ́ta akọlọ́n kí bàbá wa ti ń bọ̀ wá akọlọ́n kí bàbá kábíyèsí tó ń bọ̀ wá ìsàkọ́lé wọn ìsàkọ́lé wọn ìṣẹ́wọ̀n ìṣẹ́wọ̀n gbogbo àwọn àgbàlagbà ń kí bàbá kábíyèsí tó máa wọlé tó máa rọra akínyìn wọ́n ní ọlọ́pàá kọ́lé àpàlẹ́ lẹ́yìn kábíyèsí náà kí àwọn àfáà. Èkó ẹ̀kọ́ kanoni, ló ní ẹ̀kọ́ kìí ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ẹ̀kọ́ ẹ̀sìn káàfin mọ́láhùn sí èyàn gbọ́dọ̀ sọ̀fọ́ rẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta òun lẹ̀kọ́ ìwà ní òfin máa ń tó tọ́ sí bàbá ẹ̀gbọ́n àbúrò ọkọ ìyàwó ọmọ. ní òfin mẹ̀tọ́ bàbá yóò mẹ̀tọ́ àyà yóò mẹ̀tọ́ ẹ̀gbọ́n àbúrò alájọgbé ládùúgbò yóò mẹ̀tọ́ gbogbo wọn ẹ̀kọ́ kẹrin lẹ̀kọ́ ayé ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin lẹ̀kọ́ ayé ìlọ bákan náà ìlọ bákan náà bí kan bá dín nínú ẹ̀kọ́ mẹ́rẹ̀ẹ̀rin bí kan bá dín nínú ẹ̀kọ́ mẹ́rẹ̀ẹ̀rin tá a kà yìí àbùkù ọkàn ń tọ̀ àbùkù ọkàn ń tọ̀ láyé àti lọ́run ẹ̀kọ́ ayé ni ká mọ̀ pé kì í lọ lọ́kàn náà ẹ̀kọ́ ayé ni ká mọ̀ pé kì í lọ lọ́kàn náà bàbá mú ajáde púpọ̀ bàbá mú lánàṣẹ́ kàádà wọ́n mú ajáde púpọ̀ bọ́ bá rí bẹ̀ bí orí rẹ̀ mọ̀ lánàá sí òsọ́ọ̀lù àwọn ìlòkó bàbá ṣe òsọ́ọ̀lù ni wọ́n jòkó yìí lọ́dọ̀ àwọn lọ́ba lọ́ba lọ́ba lọ́ba lọ́dọ̀ àwọn lọ́ba lọ́ba èyí lọ tọrọ owó wọn lọ fún wàásí fún wọn bàbá ṣe ká dábì kì í lọ tọrọ owó wọn máa lọ ṣe wàásí fún Òṣogbo bẹ́ẹ̀. Òṣogbo bẹ́ẹ̀. Ọ̀yọ́ bẹ́ẹ̀. Ọ̀yọ́ bẹ́ẹ̀. Ìlọrin bẹ́ẹ̀. Ìlọrin bẹ́ẹ̀. Wọ́n ti dé òkè mọ́gbàsó. Bàbá bẹ́ẹ̀ náà. Bẹ́ẹ̀ni. Ẹ bá wá dọ́dọ̀ ọba àwọn tó níbi wọ́n ti ṣe wọn ìpè ara wọn láàfáà. Ìpìlẹ̀ báwa ti ṣe ní ìsìn táàfà kíkí lu gbogbo ẹ̀. Báwa ti ṣe ní ìsìn Wọ́n gbà wá pọ̀ wọn ò alukurani ni wọ́n pẹ́lẹ́ ọba bá sì mọ̀ bí níwá wọ́n fọ́n fèrè débẹ̀ tí lè jò wọ́n fọ́n fèrè débẹ̀ wọ́n lùlù wọ́n jò wọ́n wá gba àwọn afá lójú òkú àwọn afá lójú mi ò bá ní tu ẹ̀ láàbí san tu ẹ̀ tu ẹ̀ láàbí sàn tu ẹ̀ mo máa ń bọ̀ lóko tí bọ̀ lóko yóò mú orí dání fara àgbòrò bára gbogbo bá rún lọ́wọ́ rún pápò tán bára gbogbo bá rún pápò tán kí ni ó ṣe ó ṣe tú ẹ̀ yóò tú dànù yóò tú dànù tú ẹ̀ ará àgbòrò ọwọ́ àwọn obì tó dáa ará àgbòrò lọ́wọ́ àwọn obì tó dáa yóò afárò oko yóò afárò oko ẹgbà ẹ̀yìn náà ẹgbà wọn náà má jòbì tán kí ni ó ṣe tó bá jòbì tán òun náà ṣe tú ẹ̀ yóò tutù ẹ̀ dànù òun náà tutù ẹ̀ dànù wọ́n ní tú ẹ̀ àbí sẹ̀sán tú ẹ̀ ẹ bá gbọ́dọ̀ tóbi. Allahu Akbar bá ọlọ́run tóbi. Allahu Akbar. Láàrùn ọkọ̀ ọlọ́run tó fún àwọn ọlọ́balọ́ba ní kí ni káàbíyèsí bá bẹ́ẹ̀. Káàbíyèsí o. A ní jẹ́ inú bàbá náà ló gbé wọ́n mẹ́tọ́ bàbá fẹ́ bèèrè wá mílíọ̀n lọ́wọ́ ó fún àwọn ẹ̀lọ́wọ́ ọmọ fún wa bàbá lè fẹ́ bèèrè pé ilẹ̀ là ń fẹ́ ó fún àwọn ẹ̀lọ́wọ́ ọmọ fún wa kí ló lè fẹ́ gbogbo apáta zakidi akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ mẹ́rin já máa lò ó gbogbo apáta zakidi ẹ̀kọ́ mẹ́rin ta ní bàbá ṣe ká dáàbò kọ́ wà yẹn já máa lò ó bàbá wá sí gbogbo yìí tán a nídìí ẹ̀mí àfidájọ́ náà anídìí àlàáfíà àfidájọ́ náwó àwa nídìí ọjọ́ tá a fẹ́ fi ṣe nǹkan àfidájọ́ náwó ọlọ́dún ní ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀ka àwọn ẹ̀ wọ́n láwọn ẹgbẹ́ ojú bàbá ọlọ́dẹ̀ sí pẹ́ o àmín ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ lọ ẹlẹ́ẹ̀kẹ́ rí àti kàmẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ rí ààyè náà ni e náà ọ̀tọ̀ ní gbogbo olú ààyè gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n bá wọ ọlọ́run a ní kó jù ọ̀rọ̀ bẹ̀ kò sì ní sí gbogbo ààyè yòókù àbí kí kan ṣẹlẹ̀ bẹ̀ ẹlẹ́fin lórùn ẹlẹ́kẹrin ẹlẹ́ka gbogbo àwa nídìí àwọn èèyàn gidi ní ọ̀nà wa ta fẹ́ kí wọ́n wà ń bẹ̀ bí irú kábíyèsí wa nǹkan wá kọlù àwọn tó fẹ́ kó wọn nílé wọn àwọn èèyàn wà ń bẹ̀ àmọ́rú tí ń sẹ́kọ́ ni ló wà ń bẹ̀ ó ní mélòó ó ti máa ń hàn ẹlẹ́ẹ̀kẹfà nǹkan torí ẹ̀ dánáwó lẹ̀ nǹkan torí ẹ̀ dánáwó lẹ̀ òun ni kọ́ yóò kankan ìyá wa dánáwó lẹ̀ bẹ́ẹ̀ jọmọ nígbà tẹ́ bá sì sùúrù yọkàn sọ́ọ̀tì ó wá jẹ́ gbèsè ìgbàwọ̀ ajẹ́ pé màsọ́ọ́dìlù lọ́sẹ̀lẹ̀ kò sí màwá ìlú àgbáwọ̀ ọgbọ̀ expectation àbíkẹ́ ti pè expectation náà òun lọ́sẹ̀lẹ̀ kò sí income tí nǹkan wà ní àwọn expenses mọ́ bẹ́ẹ̀ rí ìyẹn wá jẹ́ pé ó sì náwó sọ́ọ̀tì láàdá náwó ilẹ̀ fún owó jáde ní owó ọlọ́run ní jẹ́lẹ̀ yóò rí bẹ́ẹ̀ o gbogbo kátàkálẹ̀ ìpátá gbàtàwà tẹ́jọkọ́ tí mo bá gbogbo ẹ̀pẹ̀ mọ̀ra báyìí à ń sunkún ọdún tàbídúpẹ́ wípé àjòkó ìsìláàmù adáǹkà ìsìláàmù rẹ̀ lógún ọdún àmàdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah wọ̀lọ́wọ́lá ìsìdákàtà jẹ́nà tàkàkúta mọ́ ṣá aláhù láàkúwọ́ta ilẹ̀ rẹ̀ àwọn àdìdì àwọn ìbí ẹ̀mẹ̀ ìlú àwọn àfilá ọlọ́ bàbá sí ìsọ́nì ló jẹ́ bí ogun àmìràn ọ̀rọ̀ yìí láti sọ wá sí fáwọn bàbá náà ìpè wọn àlífà bí gbákejì wọn a mọ̀ yín dáadáa ọ̀rọ̀ wọn náà láti mọ̀ yín dáadáa bí ìbejì lẹ́ rí ọlọ́jẹ́ mi sí náà kù sí àwa fi ń kí gbogbo rọ́bì tó tọ́ra ayé mọ́ wàlúùlà mà ìpè kù sẹ́ tẹ́ pè wá pé àwa parí ìjà òun ló kún tá ń sin àbáwá àbáṣẹ́wẹ̀ òbí tó àwọn afáńjà kọ́dà ó gbéra lọ police station ló kún ta àwọn adọ́dọ̀ yìí ní lẹ́mà rí lẹ́mà dẹ́ wà á jẹ́ pé jà jà èyí àná Muhammad sallallahu alaihi wasallam olóògùn ọlọ́run ọlọ́run máa dùn yínú àmín ẹnu ìsìlámù nùnù àwọn gbọ́ lárúbáwá tó jiná àlàfáwà tó sọ̀rọ̀ lẹ́sì ó ti fi lárúbáwá sí tó tún forí sí àá sì ń gbọ́ ọ̀rọ̀ tùnú ọ̀rọ̀ dùnú àwọn sọmọdé àti ní ìlú jòkó lára ìkábìsì tún wá wọlé ẹjá kí ọlọ̀ Masha Allahu la quwwata illa billah ẹjá wí. Masha Allahu la quwwata illa billah. Masha Allahu la quwwata illa billah. Masha Allahu la quwwata illa Masha Allahu la quwwata illa حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا èèyàn bá sì dúró tọ́lọ̀ gbogbo tó fẹ́ kọ́lọ̀ òun sí ní òsì wọ́n lọ́ba àti ń bẹ ọba kèfèrí ni ọba kèfèrí ńláńlá ni ó sì ní gbogbo téèyàn fi sayé lọ́dọ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni pé ológun ẹ̀kejì ń bẹ̀ ni pé ó ní ọlá olówó ní dúkìá ẹ̀kẹta ń bẹ̀ ni pé àwọn èèyàn rẹ̀ ń bẹ tí wọ́n bá sọlá àwọn abalógun rẹ̀ ń bẹ ọ̀tún ń bẹ òsì ń bẹ òsìrú ọba náà ládùúgbò ọ̀hún jọ́nà lọ́wọ́ bọ́lọ̀ fẹ́ ọwọ́ adájọ́ sọ́nà bá ti dá sọ́nà yìí ogun ọlọ́ta o bàbá lápútè mọ́ kí o ní sí ń bọ́ kí o ìgbàgbé rárá ní abẹ́rin báyìí ọjọ́ ọjọ́ ìrọ́pé yóò ṣe ìyàwó fọ́mọ yóò sọdún òlú àwọn èèyàn ti pé síta àwọn lọ́balọ́ba gbèríko gbèríko wọ́n wá wọ́n wá sí tán tí ó jáde ó múra tán ọlọ́mbá ní kádàrá àdánwò ṣẹlẹ̀ lórí tí mo kàlẹ̀ ẹ̀fẹ́ méjì yóò fi dojú ọ̀nà tí ó jáde báyìí ní nǹkan sì gidi ojú sójú ọ̀nà ojú ọ̀rọ̀ náà jáde ọba ní o tí bàbá kábíyèsí ló fi máa dúpẹ́ nù tí ìbá ti pé wọ́n wo ti wá ní wọ́n fẹ́ mọ́ jójó dùnú báyìí á sì dáwátà fún ọjọ́ òjò tó wáyà àwọn bá fẹ́ràn jó dùnú bá wọ́n àwọn òjò aláwọ̀kọ́ ọba ọ̀rọ̀ náà jáde ọ̀rọ̀ náà jáde bàbá ẹlọ́pọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n nínú àwọn tí ojúlóye rẹ̀ ọ̀kan jẹ́ haolu ọgbọ́n pọ̀ gbogbo tó bá dàrú làákàyè ní òfin tó ọgbọ́n àti ète ẹlọ pé wá àwọn olùdé bàbá ẹ̀ jáde ní kí ní jìgìdì tó tó sójú ọ̀nà yìí mo fi fọ́ ti kí kòkó ń bẹ̀ àwọn náà bọ́ bẹ̀ ọgbọ́n àti ète ní jẹ́bẹ̀ ó ti ọdẹ ẹjẹ́ wà kankan ẹ̀sà lẹ́gbẹ̀ẹ́ bí ẹ̀sà lẹ́gbẹ̀ẹ́ bí lámúyàn gbà sísà ọgbà sísà ọgbà sísà ọgbà sísà ọgbà sísà ọgbà sísà kí mo wí o. lọ́mìyàn gbá sísà kò gbá sísà. wọ́n ti lọ́mìyàn gbá títì ọgbà títì wọ́n bẹ́ẹ̀ pé lọ́mìyàn gbá gbígbé gbá gbígbé pẹ̀lú ilé mọ̀dọ́rí òní. Sẹ́bílẹ̀ kéwù náà wà. Bẹ́ẹ̀ni. Ẹ̀yà kéwù náà nù. Àbá àtọ́tọ́ lárúbá rẹ̀ fún gbádùn wọn púpọ̀ bá. Yóò pè sí wáṣù fún láti ní bí Bùbá yìí ní bàbá tó dà ẹ̀hẹ́ ọba sàídì olùlẹ́nu barakallahu fikum àmìnà ọ̀rọ̀ náà jáde ọba ní ẹlọ pé kò wọ́tù wá kò wọ́tù jẹ́ olóògùn báwo jẹ́ ọ̀jọ̀gbọ́n eléte oríṣẹ́ ẹ pé kò wọ́tù wá ẹmọ olè ọ kò wọ́tù tí ẹ ogun àti ìgbèkè àtọ̀fọ̀ ńláńlá àyájọ́ tó tóbi òun ni kò wọ́tù ọba ní ọya ààrí kì ní ìyẹnjú o ìwọ́n tó bá lọ bẹ̀ ọgbọ́n ní ọlọ́gbọ́ kò ní kẹ́lẹ́kẹ́ kò ní nígbà kò ní gbígbì ọjọ́ tó ń gbà ní bàbá tí wọ́n ṣe jẹ́ agbẹ́sẹ̀ kí mo ti jẹ́ abìjà àti lálùgbé àti ìdákúró gbogbo ọ̀pọ̀ fọ̀ ó ṣe gbogbo ẹ̀ yóò sí ọba ní a kílẹ̀ ń pè láyé lálágbára fún àwọn ọ̀rá ìjáde orin àti ònáwó ti tó bó láti wá ṣe wọ́n sí gbogbo àwọn òrìsí ọba ní nàkà ìfẹ́wà ní ẹgbọ́ àwọn kan gbèrà wọn láàfà àtẹ́mọ́ gbòrà wọn fún báyìí ọba láwọn ràdàkà ìdímọ́gá àti ìjì gbẹ́gẹ́lẹ́bọ́ ní gbogbo òlú tẹ́ẹ̀já pè wọ́n ẹgbẹ́ra wọn lẹ́ni ọlọ́run láti pé ètò náwó kalẹ̀ rẹpẹtẹ yìí ọba sì lé lórí gbogbo òlú àwọn ológun ló dúró yìí àwọn aláfọ̀sẹ́ ló dúró yìí àwọn oníyàgbẹ́ ló dúró yìí àwọn ọlọ́pẹ́ létí ló dúpọ̀ ìṣèwò ọlọ́rin ìjẹ́ ìfúra ẹlẹ́ni ọlọ́run fẹ́ ìmọ́mọ́ àgbà mẹ́fẹ́ bàbá lápútè mẹ́fẹ́ ìmọ́mọ́ aláwà ní ìmọ́mọ́ àgbà wọ́n bá wo ìmọ́mọ̀ abúlé náà nìyẹn wọ́n náà mẹ́mẹ́ kí láàṣẹ tó kú òfin ní tí wá ní àyè bá tọ́ka lágbàlagbà àwọn ọ̀bá ṣe bí olóyè wọn ni haúlù olóyè wọn ẹ̀sìn ìwọ́tù tí wọ́n ní gbogbo kan lọ́dọ̀ ẹjẹ́ sọ fọ́bà ọba ní bàbá ọba ṣe ẹ̀lẹ̀ wí tàbẹ́ wí tààfin ní ìnáwó ìṣe tí náwó yóò fi ní bàjẹ́ àlọ́wọ́ òun

tó bá ti lè juwọ́lẹ̀ lónìí gbogbo nǹkan yóò dọ̀gbà lọ́gbà kẹ́ bàbá rẹ̀ àwọn sọ́tọ̀ ọlọ́wọ́ wí tí ó dé yóò sáà ní dàrú àwọn oríṣẹ́ àwọn oríṣẹ́ wọ́n lọ́dà kò rí ẹwí kò wọ́n gbọ́ wọ́n bá sọ pé láhàúlà wàláàkùwọ́ta ìlàbẹ̀rẹ̀ aláàlí aláàlí. ẹtùmọ̀ rẹ̀ jẹ́mọ̀ láhàùlà kò sọ́gbọ́n wọlá kò wọ́ta kò sí agbára kan ilá abilá ilá ilá ọ̀hún ojúwó lẹ̀ fọ́lọ̀ ojúwó ọ̀rọ̀ mi lẹ̀ fọ́lọ̀ bàbá bá wílẹ̀ ó wílẹ̀ kíní sìgìdì mú sí kíní kíní kíní kíní ẹ̀bí tí ó ọba kò lẹ̀lẹ̀ díẹ̀ ó sún díẹ̀ ó ọba ní kò tí ì wọ́n ló tún wí nìyí èyí tó wí lẹ́nu kò tí ìdọ́kàn rẹ̀ ọba ni a ìdí ó ti tún wí ìjà pé láàáúlà wàlá quwwata ìrìnlá ìrìnlá àyè ìrìnlá ọba tó sọ́gbẹ́rẹ́ ó tún sókè ọwọ́ ọba ní àpòdé ó tuntun wí ní tí ń jẹ́ pé bó ti wí ní ọmọ ìjọba délé ọba lọ́wọ́ mọ̀ wí ẹjájọ pé láàáúlà wàlá quwwata illa billahi níjọ́ náà ọlọ́ọ̀pá náà ṣe Islam ọkọ̀ fọ́lọ̀ bá ti wá gbọ́nà lẹ́nu òun náà láwà tẹ́bàlélé ìrọ̀ rẹ̀ òun náà láà emphasize ilẹ̀ wà síwálélé láì nígbàsìkò ló ti bá ọba jọ́nà wí lọ́bá bàbá wa kábíyèsí tó ní ẹ̀rọ kọ̀ ayè mi tí ń sọ̀rọ̀ rẹ̀ kò sì yọwọ́ tọ̀ ń bọ́ rẹ̀ gbogbo alágbà fákídí láfi sáyé kọ́dà táà sì tí ó jẹ́ nàìjíríà ọgbánu nàìjíríà kọ́ tí ó jẹ́ gbogbo ayé ọgbánu ẹ̀ẹ̀wọ̀ ìmọ̀ tí àwọn alágbára ayé hanra wọn rọ́sí àti ìkúrọ̀ ìgbògbà àwọn ẹ̀ẹ̀wọ̀ ìmọ̀ tí israeli ń fi ojú florida àti gaza rí ẹ̀ẹ̀wọ̀ ìmọ̀ tí wọ́n fojú ara wọn ní sudan ìlú kan náà ni ẹ̀ẹ̀wọ̀ ìmọ̀ tí wọ́n fojú ara wọn ní syria àti lebanon àti iraq àti libya gbogbo ìta àkàyí ló fi láwọn ó tún kú lúmí o ẹ̀ẹ̀wé ìmọ̀tọ́lọ̀ ń fi ojú wa hàn nígbàtá àmọ́ ara wa tó gbé boko haram wájú oní ẹwọ yẹ ẹgbẹ̀rún yẹn tó lọ sí ó tún kú mí lọ́dọ̀ ọlọ́run fẹ́ ní ọba farabalẹ̀ o àdẹ́wò tó ṣe déédéé báálé ilé àtìyàwó ní ọlọ́run lè kiri ètì tí ó ṣe déédéé agboolé kan tí ò ní kagboolé kejì ń bẹ̀rẹ̀ wọn kú tẹ̀léra wọn tàbí kẹ́nìkan kan wọ́n ní láàrín lẹ̀ kàwé wọn yẹjú wọ́n kéwú wọn yẹjú wọ́n ṣiṣẹ́ wọn níbi ṣe àdáhùn tí ó ṣe dédé ìlú náà ló dá káwà ara wọn kápé láàáwọ̀láwà láàkó wátàrí láàáwọ̀láwà ṣe kò sí jàmbá ọlọ́run ní pé kí orí ṣe à látò nílọ àwọn dáàmù tó kí nǹkan rẹ̀ látò nílọ ẹjá náà da ètì àti jàmbá lẹ̀ wọ́n náà ti máa tó ń ṣe lọ́wọ́ ìlú náà máa ń tẹ̀sí o pẹ̀lú ìyáláyá gidi alámẹ́kẹ̀ẹ́ alámẹ́kẹ̀ẹ́ téèyàn sì lè mẹ́kì kankan lẹ́yìn ọ̀rọ̀ sí kankan lẹ́yìn ọ̀rọ̀ jàmáà mo fẹ́ kẹ́ gbà pé tá a bá sáàbù tó bá jẹ́ ọlọ́run ti fẹ́ orílẹ̀ ní o ṣe gbájú sí ta kílẹ̀ kan ana orí ìlú ẹni ọlọ́run fẹ́ nǹkan kan wa áńtà orí ìlú wọ́n fẹ́ nǹkan míì tọ́ bá tẹ̀lé tèmi ọlọ́run mi ò ṣe tó tẹ̀lé tèmi ọlọ́run tó juwọ́ lẹ̀ fún mi. àtọ́ ìtúkà mi máa torí. nínú tí wọn náà fẹ́ ṣe láyé òun ò lè ní tání wà á dákun ní kó lè máa ṣáàtò wọn o. á fọ́n bẹ́ẹ̀ sínú rẹ̀ ó dùn tí wọn náà bímọ mọ bímọ ọmọ mi sì yanjú èmi náà wọn gun mọ́tò mọ gun mọ́tò wọn ṣé bàbá sọ́ọ́sọ́ àdéhùn ṣe nǹkan ní gbogbo ẹ̀yin bàbá tẹ̀jọ́ kó yẹn ṣe nǹkan gbogbo ẹ̀yà àfáàtẹ ní islam ẹfẹ́kọ́ lápálù yìí ẹ̀rí nǹkan ṣe èyí ń ṣe tán ẹni bá lówó ṣe tán ní tán rẹ̀ yọ parẹ́ sílẹ̀ ni ọ́n ṣe mú ayé ni ọ́ ma ráwọn kan wájú rẹ̀ pọ̀ bá sì wẹ̀ yóò tó ma ráwọn kan ní àrílọ́mọ ó tó tẹ̀lómí tó ń gbádùn náà ẹlòmíì bàbá máa ń rò kò sẹ́nìkan tí ó jòkó tí ó sunkún ọpẹ́ lọ yẹ ká máa dá àfòdídúgbọ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah àfòdídúgbọ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ọjọ́ ọjọ́ pé àpò àwáwà láàáfíà èyí tó dá lẹ́kọ́sọ yóò sọ pẹ̀lú ọgbọ̀ àmín ولو بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصلاة من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيط وكان الله بكل شيء محيطا. Ayọ̀ mẹ́ta ọ̀nà ti tó àkọ́kọ́ ayà ní sọ fún wa pé wọ́n máa ń yá àmà ìlúmìnà sọ́ọ̀dà hajj ẹni ọlọ́run bá fún níṣẹ́ rẹ̀ ṣe láyé tí ìsapá gbogbo lọ́wọ́ á ṣe láyé tẹ́ dídá fọmọ ọlọ́mọ lára rẹ̀ tí ń dá fẹ́ni ẹlẹ́ni lára rẹ̀ tí ìlú fọkànbalẹ̀ lé lórí tẹ́bí ọkùnrin ló ṣe bẹ́ẹ̀ ni obìnrin ní ṣe bẹ́ẹ̀ ni tó bẹ̀ ń pèlé yẹn rí wọ́wà mọ́mí lóhun àmọ́kọ́ jẹ́ mọ́mí ní ní o wọ́n jẹ́ mọ́mí ní ẹkí ìsìbẹ̀ gba ọlọ́mọ kí èyàn ṣe ń ṣe dáadáa kí wá kò gbà fọ́lọ̀ ọ̀tọ̀ nìyí wà tó ṣe mẹ́tìlónù dáa mi sọ̀rọ̀ yìí kùtùgbẹ́ kùtùgbẹ́ wọn bá tọ́lọ̀ ẹ̀sùn owó kò fáyà ní àwúrò ẹ̀sì sáwùdì àwọn àwọn tó ṣe fáànù yìí jí òjò ogun mú wa wọ́n wúlà fún àwúlò mọ́tò tá mú nǹkan pléèdì tá mú nǹkan fóònù tá ló nǹkan sí múmìnì ni wọ́n wọ́n kọ́ ní múmìnì ọ̀gọ́lọ́gbọ́ ṣùgbọ́n lọ́wọ́ sanwọ́lẹ́sàn àbí òní sanwọ́lẹ́sàn wọ́n wà mùmínú tọ́gbọ́lọ́ ń gbọ́. fàkùnlẹ̀ ìkà ẹ̀jí kúlù náà ní jannata wà láyú dìlà mọ́ nànà pé rọ. ó bá ní ọlọ́mbá ní wọ́n táyé ṣe ní jẹ́ sọ́ọ́líù àbí ń jẹ́ mùsílíù wọ́n jẹ́ àbí ń jẹ́ sàláù wọ́n wá yà mí lẹ́nu wọ́n ní bàbá àgbà ń jẹ́ sọ́ọ́líù bàbá tó tẹ̀lé wọ́n jẹ́ sàláù jíìnì ẹgbẹ́ tẹ́gbẹ́ màá nẹ́kẹ̀ẹ́ wọn lórí kó sẹ́tù báyìí téèyàn bá jẹ́ sọ́ọ́líù àbí jẹ́ mùsùlíù ọ̀tọ̀ sọ́ọ́líù ọ̀tọ̀ ni mùsùlíù sọ́ọ́líù ẹni tó dáa mùsùlíù ẹni tí ń kó dáadáa bá nǹkan míì sọláùdíìnì ẹni tó gbé dáadáa jókòó tì lọ́dọ̀ ní jẹ́bẹ̀ tẹ́gbà bàbá tí máa sàṣìyàn ni wọ́n ni ìjọ yìí lẹ́sẹ̀ tó báyìí tẹ́gbà bàbá tí máa sàfihàn ìjòkó ni ẹgbẹ́ àwọn bàbá tí máa fi nǹkan bá rúbá ẹ̀ sọ̀rọ̀ ní àwọn aláṣẹ láti omi iṣẹ́ tó báyìí àpá àwọn sọ́ọ̀lù àgbà àpá àtàjù ní àwọn méjèèjì àwọn lẹ́nire báyìí tí wọ́n yìí bá ṣẹ́mire àti iṣẹ́ tó báyìí o ẹ̀rí báyìí الجنة ولا يظلمون نقيرا gbogbo ẹjọ́ wá jòkó ti àwọn méjèèjì táwa ní a mọ̀ sí rábítà ẹjá tóbi sí lọ́nà islam ẹjá máa jọmọ ọmọjà ajá má bá lòdì ọ̀dà lòdì owó má lòdì òkú ọ̀dọ̀ olókùú wọn lò lè kó wọn fọ ọ̀dà fún wọn rú wọn wọn ń bá lọ títí wá fi kógun ọdún ẹgbọ́dọ̀ tó bí o. sẹ́yìn tí lóbi láwọn afá méjì jà sí pé afá wọn máa sùkú tẹ̀lé ra wọn ládùúgbò rú. bàbá ìmọ̀ ọmọ lápùtẹ̀ wọn sáyẹ̀nsì wọ́n ti kọ́ wọ́n ti parí ìjà parí ìjà tó ti sí wọ́n mọ̀ mí. àwọn tó jágbára kí ìyá tara àwọn àgbà kí ẹ̀yin ọmọdé tẹ̀lé wọn tẹ́ sàrífí sí àwọn àgbà táwọn àgbàlagbà ní òsì ẹ̀jẹ́ fún àwọn ọmọdé ẹkùn ẹkùn ẹ̀yàn ọmọdé ìgbẹ́ ẹ̀nà àlùbáríkà ẹ̀nà àlùbáríkà olóbíyàwó nínú lọ́mọdé àwọn àlùbáríkà ìjábẹ̀ àlùbáríkà láti fi tàà ti pín owó ìgbà ẹgbọ́n tó bí àwùláìkà àtàgbà wọn àtọmọdé wọn àtàfà tọ̀sírì àti mọ́mọ̀ gan jámi àti mọ́mọ̀ láti bí àtàfà àbísọ́nà àti gbogbo atákùnra wá ti wù láyíká. yẹ̀dí kúlù náà lè jà nàtàwálà ayúdìlànà nàlàbí rọ. wọ́n alájọ wà ní jẹ́nà ọlọ́run ọlọ́run ní sàbòsí bẹ́ẹ̀ kan láàrin gbogbo ẹ̀sà mí ẹ̀. àmìnà sànù dínà mímọ́ ní àṣẹ́nu dínà alẹ́nitalẹ́ tafẹ́ sọ pé sìn rẹ̀ pé tó tó mọ́ àṣìlámọ́ ọjọ́ òlẹ̀lá ẹni tí ìsìlámù rẹ̀ pé ń kírun déédéé táwọn àbá mi ò kírun mọ́lé ṣe o àbá kan pè mí látòkèrè àbẹ́ ìdápẹ́ bá ń bẹ lọ́hun mo fi gbogbo ìlú tó ti pè ni o ẹgbẹ́ àyàpẹ́ àà ó ní ẹ̀dá fún ní sí kí ló dé olóhùn ọmọ tó ẹ̀ta fún ọba mẹ́lọ kí ma kí mú dédé kódà àwọn jẹmọ́ ọgbọ́dọ̀ mọ̀ kó wọ́n kí mú lóhun làfá àgbà ládùúgbò àwọn àdẹ́wò tó wá bá tí òjò kí mú náà mọ̀ àwọn wà mọ̀ sínú àsìlámà wájé ahúlélà ẹni tó ṣe ìsìlámù tí ipa ń jẹ wà mọ̀ sínú àyà wọn ti kó gbogbo àwọn ọ̀wá ìlú Islam ó ti kó sínú wọ́n wà mú sínú tí tó wá fẹ́ kọ́ dá fẹ́ lómi látara wọn òbínà mẹ́nìkan abádóre wá ọ̀nà wíkan ọ̀nà wíkan ó lè mọ́ gbogbo kan jọ náà mọ̀ lánẹ́sẹ̀ àdáwọn ní kò wíwá tí ó ti wọn sí lórí lẹ́yìn wọn àbíọ̀ dáwọn láre lẹ́yìn wọn mọ̀ lánẹ́sẹ̀ òkà mọ́dì ní ní kò wíwọ́n bàbá lámúnigun nìbàdàn bàbá wa níwò bàbá rọ́rẹ̀kí bàbá islam bàbá bẹ́kí bàbá bákí bàbá wa ní ìbàdàn murtada salam bàbá sùgbùlù ní gbáwò gbogbo àwọn bàbá rí tó dà kan lẹ ọ̀rẹ́ ní sóòsà ìdì ní gbáwò ọmọ wọn ní sọ ọ̀sọ̀lágbára àbí ọdákẹ́ náà ẹni bá ti lè ṣe dáadáa sẹ́ni ẹlẹ́ni nínú rẹ̀ pé káfíwà kẹsìn káfẹ́sìn

bàbá mọ́ lárúbáwá sọ tó pọ̀ kàdísì ìsàíwò kàdísì ìdàí fún léṣe tó lò ó nígbà pé àdísì tí òkè òkú rántí òkè ọjà lè tí ó kàn pọ̀ ní dọ̀yí pàtàkì àti sọ̀yíwò àti hasan àti dọ̀yí a ní òhùwà rẹ̀ tó lè ṣe tẹ́bí rẹ̀ ṣe tó ṣe táyọ̀ dá lọ́dọ̀ rẹ̀ tó rẹ̀ rẹ̀ ní ṣe àdísì yìí kí nígbà gbà Buhari àníkà ṣe dáadáa bí a máa tí ó dé tìlú dàrú tàdúgbò dàrú tí sáfò ìsìláàmù dàrú sáfò mùsùlùmí dàrú tí ń kárí nú wàtàbà mílẹ̀ta ibi ọ̀yìnmá good sample good ideal good model good model ànábì Ibrahim as a sùúrù púpọ̀ ó sì pé ó tó bímọ àti bí a bá pẹ́ kó tó sóore kò kí ọmọ sóore ẹni orí rẹ̀ sì yá kò dí ti ẹ lọ́wọ́ ṣe sùúrù jẹ́ tó lọ́wọ́ ó sí ní orí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ọ. wọ́n tákàtà wọ́ àwọn ibi ọ̀hìn mọ́kànlélá. bàbá ẹlẹ́nu ráìmọ̀ ṣe sùúrù ó ṣe sùúrù ó fi dé ló fi lò ó pẹ́ ojú ẹ̀ dá ẹ̀yìn ẹ̀ dá gbogbo tó kù láyé lórí tàbí ráìmọ̀ gbogbo lárúbáwá pátá orí pàdé ráìmọ̀ àwọn ìsírẹ́lì orí pàdé ráìmọ̀ ọmọ ìyá ní sọmọ ìyàwó kọ́nà ìjà tẹ́ ń jà ìsẹ́lì pẹ̀lú lágbàájú lọ sí ìrìsìn orogún tí ọ̀tá látijọ́ ìlànà ó ní ọmọ ìyá ní sọmọ ìyàwó àmàlùbáríkà ń bẹ lára wọn ọ̀sẹ́kùn kankan tí ìṣẹ́ta ní ibrahim nìsí ẹni bá lóhun ọmọ yàrá amẹ́ láti ibrahim ìlànà ọ̀sẹ́ tí ó kó òṣèta ní ibrahim ó tọ́ ń pọ̀ síra rẹ̀ àlùbáríkà ní jẹ́rẹ̀ àti dáadáa kọ́mọ̀ bàá mọ̀ púpọ̀ tẹ́mání wá mú mìsáàlù example mo ti jòkó yìí nísìnyí àwọn ń pè àfá wa sí ìwà bàbá yìí kábíyèsí ẹfẹ́ onídìí gẹ̀gẹ̀ náà bàbá tẹ́rẹ́ tó jòkó yìí níjọ tí dáadáa fi wúlò kẹ máa ṣe ó dùn sọdún ní ọmọ náà tàlẹ́ni tó sàbòsí tó ẹni tó rí ẹ̀rí jẹ́mi ìṣó tó ẹkọ́ sọ tí ò sọ lásìkò ẹ̀ tí ó jọ́rọ̀ ọ̀pá jẹ́ jọ́rọ̀ náà ẹ má ṣe rárá o èmi wọ vargas 1971 àwọn ìmọ̀ràn lákọ̀ọ́kọ́ kádà á sọ wá bí ẹni tí á tún padà lọ pẹ̀lú pé ní nǹkan ọ̀bá tó dáadáa bó ti fẹ́ bá ti fẹ́ gbogbo ànáwó ẹ̀fẹ́ sì sílé kí ó sẹ́yìn nílé wọn gbé mi jáde ìgbà táwọn apàdà ní 75 padà yóò kú mi ìdájẹ́ kíláàsì ti fún ti lọ lẹ́lọ́wọ́ àwọn tó wà ti jáde àwọn kàtìgbà fáànù ọgbà àwọn apàdé nù Muslim Welfare Association ẹgbẹ́ ìsìláàmù ìdí bàbá ìdí bá bọ̀ pẹ́ èyílẹ̀ ilẹ̀ sí ilẹ̀ àkọ́kọ́ bàbá ìdí sẹgbẹ́ ìsìláàmù pẹ́ wọ́n ti máa ń pẹ́ bàbá wa sí Hasan Abdullahi òun gbogbo àwọn àfáà tó tẹ̀lé ara wọn àwọn àwà bí ó fi túnmọ̀ ohun sọ kí wọ́n lè rówó orí kí ó padà aṣòfin wọ́n mọ́ gbẹ̀ dáadáa gbogbo fìlà tẹ́gẹ̀ẹ́ yìí mọ́ mọ́ mọ́ dáadáa láti lè rówó àwọn akọ́gbẹ́gbẹ́ kan jẹ́ Muslim Welfare Association àwọn àlọ́jọ́ ìgbè ní àtàfà ẹgbẹ́ wọn ọwọ́ àjọ náà wọ́n fi wá sí ajá sáà wáyé ẹbí wọn wọn tí wọ́n àti lọ́wọ́ ẹnìkan ní jáná sí bá wọn jáde àá wọn wá báyìí ṣe rí báyìí níbo ni wọ́n ti wá wọ́n tó jẹ́ ọ̀nà ọdún ní jáná sí ọdún lọ́nà àá níbo lẹ́yìn pé mo nínú wa sálẹ̀ ọjà ń sọ ń bẹ̀ ní òkèkè gbé ilé bàbá alájọra mi èmi ọmọ sọ ń bẹ̀ ń kọ́ ni wọ́n á ní à wọ́n yìí ní sọ̀fàfà púpọ̀ kí ló ju owó lé ké wọ́n ní ah, àwọn sọ fẹ́gbẹ́ bàbá wá sọ àṣà ni wọ́n sọ fún ẹgbẹ́ Muslim Welfare Association sí ìgbàgbé kan náà àwọn sọ fẹ́gbẹ́ àwọn ni òkú múlé lórí ẹgbẹ́ jọ náà wọ́n pọ̀ ọ̀fẹ́ gbogbo àwọn tó rígbà ìyá lápọ̀wé lọ́pọ̀ lọ́pọ̀ ń bẹ̀ bá ìkàwé dáadáa wọ́n tó wọ́n ni ah, ọmọ kan bẹ́ o ẹ ká sì rọ̀ lọ́wọ́ ogun ìparí lé kéwù rẹ o àfáà olóòrùn àti àfáà tó ń jáná sí à ah! ìgbọ̀nba náà ẹjẹ́ àdìbò kásí àbíámọ̀ sí ṣe mọ̀ bí ẹgbẹ́ àwọn kan rírá òmìnira lọ́mọdé lọ́dẹ̀ ìwé o ẹgbẹ́ ìlú lára sí bẹ́ẹ̀ ni wọ́n á gbẹ̀kọ́ àwọn tó dìbò pé ẹjẹ́ àrùn lọ́wọ́ lọ́pọ̀ àwọn tó ta agbáta ọ̀rọ̀ tó náà ní bàbá ìjọba ìbàdí pẹ̀lú òkú ọlọ́run táàbà wọ ilé kí ó ní January 1975 pẹ̀lú òkú ọlọ́run àwọn ọ̀sán orí kí ó gbogbo tó bá nídìí àwọn láti fi hàn mí lọ́wọ́ ìwà gbọ́dọ̀ tó bí ìwọ́n náà lè máa tó ṣe lọ́wọ́ fọ́mọ ọlọ́mọ ni o àtọmọ rẹ àtọmọ ọlọ́mọ sọ ọwọ́dọ̀ kan náà àbójútó ń se ń já ọkọ̀ ń bẹ ìbínú tó ń bínú jí ó tó àtọmọ ìyálé rẹ àtọmọ ìyàwó rẹ kí lọ fẹ́ fi ṣe sí bá ti sọ lórí bá àbá lè sọ akẹ́wọ́ bàbá ti lọ dáadáa hmm. àbúrú nù abẹ́ ẹgbẹ́ orí báyìí àbá retí mo láti wá sáà ni wá ní ọjọ́ aláwọ̀tálá ni ò kí n lọ mọ́ríkàsì lọ kùránì tó tó sẹ̀sẹ̀ jáde lọ́dún náà kùránì Yorùbá tọ́ta sẹ́ẹ̀tì sí Yorùbá àwọn ni lọ́gbà wá lọ́dọ̀ láti rájí tó jẹ́ principal mọ́ríkàsì ìgbàní demarcus wọ́n wà ní hall ní mọ́sálásí tẹ́ ń ṣe mọ̀hádára táàmọ́ sí ní mọ́sálásí wọ́n á tó tà ní wọ́n ń sunkún ọkàn pé ah, pé kí mi náà wà nínú wọn bá kí ló dé láì tí ọlọ́wọ́ sì ta gbàdúrà mi mo ti bẹ́ẹ̀ gbà tó bá ń gbà yóò kù adamu dé wọ́n páàkì lábẹ́ ẹ̀rọ ìlọ wọ́n á lọ gọ́lẹ̀ wọ́n á wò èyí sì wọ́n dá lọ béèrè orí ìsáwọ̀ uniform wọn ni sọ wà ní tààlì lọ́dọ̀jẹ́ àṣàrí asáàdì wo àṣàrí asáàdì tí wà náà ní kí ló lé wọn ni wọ́n àgbà kùránì wa kọ́pọ̀ láwọn ọmọ ìta fáwọn èèyàn wọ́n sì ṣe mọ́dà lọ́nà ọmọ yìí náà kí wọ́n mọ́ rí sí ọmọ lè kí wọ́n lọ bẹ́ẹ̀ ń sa kí ló dé tọ̀ wá lè kí wọ́n lọ́wọ́ máa ń kú pé kó bí ọ̀nà wọ́n ìdíwọ́ báyìí wọ́n ó sì lọ́wọ́ wọn bá ká ọmọ yìí láti àwọn àdédé wọn bá ní ńgbọ́ ọmọ ọmọ yìí bẹ́ẹ̀lì wọn bá tó ló ti jẹ́ náà ìgbà ìgbà lọ wọn dáadáa ni ó gbìyànjú kì í sùn kì í wo láfẹ́ràn kí ọwọ́ fẹ́ wọn ká ni a ẹni tó mọ wá jọ ni wọ́n ní ọ̀jẹ́ kí bàbá ní látò ní lọ kọ́mọ wá lè kí kọ́mọ sàwó ọ̀dọ̀nà mélòó ọ̀dọ̀nà méjì àwọn ẹgbẹ́ fẹ́ sí ti wọ́n mọ̀lára sádàmù sí ti wọ́n àwọn gbẹ̀gbẹ́ ọ̀dọ̀ rẹ̀ ní gbẹ́gbẹ́ ọmọ ẹlọ́rọ̀ rẹ̀ kọ́mọ wá wá lè kí ṣé irú mọ́ríkàsì ń láwàá tàbá sí tí wọ́n bàbá yìí láwàá fún ohun ìṣe yìí ń tàbá sí bàbá fi wọlé wọ́n wá jẹ́ sí pé gbogbo nǹkan wá dìrọ̀ wá sí wàhálà náà tó bá jẹ́ bẹ́ẹ̀ ààrẹ tí àná gbọ́dọ̀ wọ́n tí àná bẹ́ẹ̀ni mo dábàá sí káàrò dáadáa iṣẹ́ ẹrẹ lọ́ba sí ni iṣẹ́ ẹbú ni ọlọ́pọ̀ yàn wá sí ẹbú ìjókòó bàbá ìlú ẹgbẹ́ ìsìlámù kọ́nẹ́sẹ́mẹ́ èyí tí mo wùí láti 71 2 3 4 5 ẹgbẹ́ ẹ̀ sì lọ títí títí títí títí tó dìgbà tí àwọn àgbàlagbà kọ̀ọ̀kan àtàwọn tí mẹ́lá ní kókókó kàlùkù lọ sáyé iná là ń sọ ìgbó jáàkì àwọn bá ti sọ nù iná náà nù mọ́ yìí mọ́ ta ọ̀nà tuntun máa kọ́ta mọ́ wá sára mọ́ wà kó láṣẹ yìí náà sọ èyí الإنسان أجناس وفي الإنسان أجناس فمنهم موسم والغير أنجاس فمنهم موسم والغير أنجاس موسم يقول الناس شتى àwọn èèyàn pọ̀ láyé bá ti pọ̀ ń jòkó yìí wàfílì ìsàlẹ̀ àjìnà sùn. àwọn èèyàn tá a wí jínsù jínsù ni àwọn mí èèyàn funfun bí àwọn òyìnbó àwọn lágbáwá àwọn èèyàn dúdú àwọn èèyàn gíga àwọn èèyàn kú kálukú pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. fàmílì òmùmùsìnù wà lè rọ èrò án. wọ́n tún sí èèyàn rẹ̀ wọ́n pè mí mọ́jọ́ yí padà yóò dìtàn yóò padà dìtàn alìsàn táàmà sí èèyàn rẹ̀ alìsàn sínú ìmìsàní alìsàn sínú ìmìsàní èèyàn táàpẹ̀ ní good example táàfi ṣe mẹ́rọ táàmà kọ́ sí ẹ̀ wọ́n lásìkò ìfàtínú lẹ́bí òun lọ́jọ́ pọ́n pẹ́lú ẹ̀ pé tó lóye alẹ́dí yàrá bẹ́ẹ̀rẹ̀ òun fi náfúsì ní kàmọ́ lè yàtọ̀ yẹ pé yóò mọ̀ wù ẹlòmíì nǹkan tí sótọ̀ yóò mọ̀ sí òun náà lẹ́sẹ̀ kan kàmọ́ yàrá náà sàmú fi gbọ́ ìrìn yìí yóò mọ̀ wù mírọ̀ rẹ̀ lára èèyàn kápá ìyẹn lẹ́ni tó lọ kí ló dé aṣọ yìí yà alájà bọ́ọ̀ yìí gbogbo kò lè mú máa èèyàn gidi nù àmọ́ ààrẹ nìkan tí a sì rẹ̀ ń túnlọ wá bí ń ṣe yẹyẹ èèyàn kéèyàn ni ọ Allahu Akbar èèyàn lówó tí ń lọ náà èèyàn ni wọ́n náà yata'allamu bi alamihim wa yahsunu bi husnihim tí máa ń jẹ́ kó lára gbé bà yàtà àṣà bímọ àṣà ti hìn. ẹ̀tọ́ èrò tó bá bá wọn kọ́ máa dùn ó náà. wàyà ìsùn bí ṣòórì ń fi ṣe dàtẹ̀ wàrọ̀ rẹ̀. gbogbo ìlé koko tó bá bá tí oró jẹjẹ tí orí mọ kọ́ máa dùn ó náà ẹjọ́ pàdé ní kí ṣẹlẹ̀ ìyá ń dáná ẹ̀ wá ìyá àlàkẹ́ ẹjọ́ dálẹ́ni lálárẹ́ lónìí tẹ́ẹ̀rí lọ́la ẹyọ kan náà wọ́n mẹ́fí ọ̀sán fọ́pọ̀ rẹ pé àmà pàdé ní kìsìnì pẹ̀lú àwọn ọmọlékèjì ó dàbí wọn ló jẹ lẹ́nu wa kí bá lè lọ gbá lọ́gbé gàrí fún wọn lọ́gbá màrí fún wọn lọ́gbé sẹ̀mọ́ ìfún wọn kájọ máa pín oore báburú bá jẹ́ kájọ pín láàrin ara wa ní jẹ́ èèyàn gidi láyé ó lè jẹ́ kírísẹ̀ ó lè jẹ́ lẹ́bọ ó lè jẹ́ mùsùlùmí èèyàn rẹ̀ ọ̀yọ́ yàtọ̀ fẹ́ ẹlẹ́sìn bẹ́ tí èsè ìyọrí o ìyọrí ń bẹ́mọ̀ tí ó lẹ́sìn o ọlọ́run ti bọ́ra wọn ni o ṣó yùtọ̀ ìmọ̀rún mímọ̀ àkúlù ìtọ́ bá jẹ kùdí wọ́n jẹ ń bẹ̀ wàyùlbísùhún mímọ̀ yẹlbẹ́s lásọ̀ bá pọ̀ ha ọkọ̀ pọ̀nù فهذا القسم من الإنسان والمقصود فيها فالصدد أسبق للنبي wọ́n wá pọ̀ náà òjìjì ni àmọ́ torí àsìkò ẹ̀jọ́ tó bá wọn náà ló tó rẹ̀ gbogbo tábà sí láyé kábi ṣe dáadáa ẹjá ṣe dáadáa nídò olókùtà kù támọ̀ ẹlòmí ọjọ́ tí sọ ọmọ ẹ̀yàn lọ́mọ ti jọ yá nísìn náà láàmà wí tí ìyá kò tí ìyá kò tí ìyá náà ní ìyá tètè máa ṣe lànà ìwọ̀n tó kọ lè jẹ́ lẹ́nìkan ti jẹ́ rí ìwọ̀n tó kọ lè nílẹ̀ lòmí ń bọ̀ wá rí ìsàsílẹ̀kùn lè fi wá pìtàn rè. Gbogbo tó wù ká lè jẹ́ lẹ́nu àti jáde. Gbogbo tó wù ká lè ní lẹ́nu ní wá ní ipò ìyànlá. sílẹ̀ kan lè fi wá pìtàrí. wọ́n dá lójú lọ́dọ̀ ọlọ́run pé bàbá tó bí kábíyèsí wa yìí àti kábíyèsí náà wọlé òun táwọn òbí wọn bá ṣe kalẹ̀ adéyìí ò ní tọ́sí wọn. àárín tó takò wọn pé ìwọ̀kẹ̀ ò ní jẹ́ o bí bàbá rẹ̀ ṣe àdégbàgbé àdégbàgbé àwọn kan ló ní bàbá ilẹ̀ fi bẹ̀ àwọn náà gbọ́ ẹ̀rù àwọn náà bàbá ilẹ̀ fi bẹ̀ nítorí táwọn àtìyá àti bàbá ṣe rere kalẹ̀ ní gbogbo ìta alẹ́ jẹ yìí iṣẹ́ ẹgbẹ́ bàbá ti yá ṣe ti ṣe wà dámù láti kánú yìí. àlórí ṣiṣẹ́ sílẹ̀ láti òfin wá pìtà rẹ̀ ẹ jẹ́ ká ṣiṣẹ́ sílẹ̀ ká lè mi wá pìtà rẹ̀. àdàbí ṣiṣẹ́ sílẹ̀. láti òfin wá pìtà rẹ̀ ẹ ká ṣiṣẹ́ sílẹ̀ ká lè mi wá pìtà rẹ̀. pìtàn lé ẹ jẹ́ ká ṣiṣẹ́ sílẹ̀ kan lè mi wá pìtàn lé. ọmọ ní pé kí wọn bá rí ọ Ọlọ́run rí ọwọ́ náà ríra rẹ o. ní àyà kan máa ń bà mí lẹ́rù olúwa ní sàáwó lè láhùn ìnà kéèdè màtí. ẹ̀sìn wọlé tòmùlí láhùn ẹ̀ lọ́mi lára fún àwọn alábòsí ìnà kéèdè ìgbámú ìyẹn ọlọ́run ma yìí wọ́n fọ ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ ọlọ́run àwọn pẹ̀sẹ̀ tó bá sí ó tún sọ́nà ara mi pé sànẹ́sẹ̀ lèrí jù hàn ọ̀nà tí wọ́n gbà ní fílì láti gbà mọ́ fún òun tó nígbẹ̀rù ìlà gbogbo àwátá jẹ́ àdúgbò ìsìlàmíyà lágbò yìí ẹjá wọn sí dáadáa ẹjá wọn sí dáadáa ìdádáwà sí tó náà nù ìdádáwà sí tó náà nù prógámù tó pọ̀ tẹ́fẹ́ ṣe bàbá ṣe òsọ́ọ̀lẹ̀ bàbá sọláhùdín bàbá ìmọ́mù lákúté bàbá ìmọ́mù lákúté bàbá ìmọ́mù àgbàdo àgbàdo ìmáàmù lẹ́mọdé ìmáàmù lẹ́mọdé ọ̀wọ̀ àyíkọ̀ ọ̀gbẹ̀yìn àyíkọ̀ pátá agbèrè látòrí bàbá agbójòkó yìí ọ̀gbẹ̀rún gbà wọ́n láwà ní àtẹ́jíjẹ́ tó bẹ̀ àjíjẹ́ ọmọ mọ́ndé ọláwà ní kanáà túnlẹ̀ lẹ́yìn òpá alábùrò pupa tẹ́lá sáà nì lọ́rùn kìtàtọ̀. alfa sulemani di tax. àwa kí gbogbo ẹ̀yọ́ lóye. a kí gbogbo ẹ̀yọ́ lóye. tẹ ẹ̀rọ mọ wá. tẹ ẹ̀rọ mọ wá. bàbá yà wá ni wọ́n dùn. bàbá yà wá ni wọ́n dùn. ẹ dàkún alimítìrì láàfin alálejò. alálejò alimítìrì láàfin. ẹ wá lé fàfin lẹ̀ wá ń bọ̀ wá. fàfin lẹ̀ wá kọ́lọ̀ lé ẹ wá sàfihàn ọlọ́run ẹ wá sàfihàn ọlọ́run bàbá tí ń sàn kùránì máa dúpẹ́ tó múná ìgbà ẹ̀ bàbá yìí tó bá tí ń sàn kùránì àfihàn ọlọ́run ó ní ọlọ́run sọ ilẹ̀ sọ rẹ̀ ó pẹ́ ìyá dáadáa abiyamọ ń bẹnu ìyá ọmọ ń bẹnu yín abiyamọ ń bẹnu ìyá ọmọ ń bẹnu yín abiyamọ ní máa tọ́jú ọmọ ọlọ́mọ abiyamọ ní máa tọ́jú ọmọ ọlọ́mọ ìyá ọmọ kọ́dà ọmọ tí ẹ̀gán kò ní yà sí ọmọ tí ẹ̀gán kò ní yà sí ọkàn bímọ dálẹ̀ lásán ni jábíamọ́. aláàánú ní jábíamọ́. ọlọ́run ní fa ọmọ yín pa yín lẹ́kún. ọlọ́run ní fa ọmọ yín pa yín lẹ́kún. ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́run. La ilaha illallah gbogbo tí agbára ọdún tá a fẹ́ ṣe tàbí pèpè jókòó yìí bàbá pàwọ́ kan yà yóò ní jáde fi ṣe ọlọ́run tó ṣe lójú wa lọ́wọ́ wa ká sì ló pẹ́ká tó lọ káwá ló pẹ́ká tó lọ káwá lọ tọ́mọ̀jọ́ bàjẹ́ lẹ́yìn wa bàbá tún lọ tọ́mọ̀jọ́ bàjẹ́ lẹ́yìn wa bàbá kábíyèsí méjèèjì bàbá kábíyèsí méjèèjì kábíyèsí àgbà kábíyèsí tó tẹ̀lé kábíyèsí àgbà kábíyèsí tó tẹ̀lé wọn àti gbogbo àwọn tó kù lẹ́yìn yín àti gbogbo àwọn tó kù lẹ́yìn yín kọ́lá fi ń ṣe àlífà lórí ilẹ̀ kọ́lá tí yóò tó tàwọn ọmọ yín ti ń bọ̀. tí yóò tó tàwọn ọmọ yín ti ń bọ̀. pé tàwọn ọmọ ojú ti yín lọ. tàwọn ọmọ ojú ti yín lọ. torí ti yín ju tàwọn bàbá yín lọ. mọ́tò tẹ́ yín lórí sọ bàbá náà rí lò. mọ́tò tẹ́ yín lọ bàbá náà rí lò. wọ́n rà mọ̀ bá àwọn ẹ̀yà wa ti bẹ́ẹ̀ nù kó wọn. bóyá àwọn ẹ̀yà àtọ̀ bóyá ni wọ́n gbádùn tó wọn. àwọn owó tẹ̀ ń ka níta bàbá wọn ò rí ka. àwọn bàbá ní orí ka. mílíọ̀nù lẹ́yìn ka. mílíọ̀nù lẹ́yìn ka. tanikaníà làwọn. tanikaníà làwọn. tàwùsàníà lẹ́yìn. tàwùsàníà lẹ́yìn. àwọn ọmọ yóò ju ti lọ. àwọn ọmọ yóò ju Bàbá wa Sheikh Saleh. Wọ́n ṣe bẹ́ẹ̀dì lónìí. Wọ́n ṣe bẹ́ẹ̀dì lónìí. Ó ṣe déédé ọjọ́. Ó ṣe déédé ọjọ́ ìjókòó tèmi. Ẹ̀mí yóò kù sí. Àwọn ni sẹ́kẹ́tìrì Mọ̀lánì Adam. Àwọn ni sẹ́kẹ́tìrì Mọ̀lánì Adam. Bí àwọn láti ṣiṣẹ́ lábẹ́ Sheikh Adam tí ọba rí ṣe tó síra ńlá bí àjẹjá kan sára tó tọ̀. Tí ọba rí ṣe ó síra ńlá bí àjẹjá kan sára tó tọ̀. Bàbá bẹ́ẹ̀ ni àwọn oníwèé náà rí. Àtàlọ́yìn ọ̀lẹ́tọ̀ọ̀sẹ̀ ṣé tọ́kàn ló ṣe ṣé tọ́kàn ló ṣe olúwa máa gbà ní olúwa ó máa gbà ní ẹkùn náà ó lè jẹ́ òru ni wọ́n lọ pè wọ́n ó lè jẹ́ òru ni wọ́n lọ pè wọ́n ọmọkọ́ ọmọkọ́ ọmọkọ́ ọ́fíìsì wọ́n sì wà wọ́n fọ́fíìsì wọ́n lẹ̀ ìwé ni wọ́n tẹ̀ ọba yóò fi gbogbo ẹlẹ̀ wọ́n bẹ́ẹ̀ sí wájú àmì lóhun tíráàbù tí wọ́n palẹ̀ mọ́ fún àwọn alọ́mọ kéwù àwọn là ń bẹ ní àfáta ń bẹ tí wọ́n ká mú sọ́dọ̀ bàbá ìjàmọ́ ẹ̀mí yóò pàgbó tí sílẹ̀ gbogbo ọmọ wọn àlàfà àtọkùnrin àtọkùnrin àfà ni wọn ọlọ́run sọ pé kẹ́mi yóò gùn ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn ẹ̀mí yóò tún gùn sí ẹ̀mí yóò gùn sí àti bàbá sọláhùn dì ọlọ́run sọ àdékù dáadáa àti gbogbo ẹ̀yà méjì ti Mákà àti Màdínà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 الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم على الضالين ìdájí làkàdí yáàkù bàbá mùdírù markaz ni wọ́n ní bàbá ṣe yàkù gbogbo ojúlé ṣe ka adam gbogbo jíjẹ́ ní kábàtì markaz yìí amánàtì markaz jama'atì markaz ahbabul markaz àwọn olólùfẹ́ markaz lọ́kùnrin lóbìnrin yàtọ̀ fọ́mọ kéwú. yàtọ̀ fọ́mọ kéwú. ọláìkì mọ́ríkàsì fa. ọláìkì mọ́ríkàsì fa. ní nàìjíríà àti ọ̀dà kọ́ńtì. ní nàìjíríà àti ọ̀dà kọ́ńtì. látọ̀rí mudir. látọ̀rí bàbá mudir. ilá fi làkàdì jáàkù. ilá fi kúrẹ́ṣ ilá fi mìíràn ṣùkà àdìwọ̀sẹ́ فليعبدوا رب هذا البيت الذي أتاهم من جوع وآمنهم من خوف الرسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم الله